ṣe nígbàtí Nàìjíríà tó wá mọ́ yìí nígbàtí ìlú gbogbo bá tó dáun ìgbẹ́lẹ̀ a mọ̀ pé tí wá tẹ bá gbé ní Tinubu kò mẹ́ ìgbẹ́lẹ̀ wà mọ̀ pé Tinubu kọ́ Buhari kọ́ Jonathan kọ́ Yar'Adua kọ́ Ọbásanjọ́ kọ́ Abacha kọ́ Babangida kọ́ kíníkà kọ́ àwa gangan ni àwa ni kìí sàwọn olè àwa ni gbogbo wọn tó ní political agenda gbogbo àwọn tó ní gbogbo àwọn ọmọ IPOB gbogbo àwọn tó kọ́ wọn ní àwọn kanẹ̀ fẹ́ tú Nàìjíríà tẹ́lẹ̀ àwọn kanẹ̀ fẹ́ tú àdúgbà tó bá náà ní gbogbo dis kágbàjọba revolution ideologies tẹ́sí àwọn intansi mọ́ fẹ́ ṣẹ́gbẹ́ ọ̀rásà ilé ní ní ìsìnbà wọ́n send information káàkiri báyìí pé now everybody gbọ́dọ̀ lọlé gbogbo àwọn tàbí aláǹtọ́wà ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣúnbẹ̀ ní ọlá ó tún continue because náà bá kó bẹ́ẹ̀ security ó take over àwọn ọbẹ̀ tó wọ́n gbọ́dọ̀ kó ń bẹ́ wọ́n ma pa wọn lọ náà ni kìníkàkìníkan igbáwó èyàn tó má pa inú tí ó máa orí agbá kìní kan ọ́ ó kúkú sẹ́yìdì à ó sí òfòdánù mẹ́tàtà jahiliya ó kúkú jahiliya ló wọ́n kí ó kúkú sẹ́yìdì kọ́ sẹ̀fí ikú sẹ̀fí <laughs> ló sẹ̀fí e intanet ló fi ẹ̀ pé òun kú i fight for for my country àwọn tó kú ní ensas ó yá dákọ̀ ẹ̀mẹ́ta ẹ̀dàkọ̀ ẹ̀kẹ́ tó kú ní ensas fún ẹ̀dàkọ̀ tẹ́tù máa bẹ́ẹ̀rẹ̀ tẹ́ wá yọ olórí tán tẹ́wà da gbogbo ẹ̀wú tí nǹkan wá ní nìfọ́mù má táwọn tán wá jẹ́ àwọn àwọn aláburú tán wá ń ráyè perpetrate aburú tí ó ìlú tí ó wà dìbí tó wà lawless ìgbà tí Nàìjíríà bá tó di battleground táwọn ìlú ta àwọn ìlú àwọn foreign nations tán máa ń wá bẹ̀ láti wá máa yọ tí wọ́n bẹ̀ tán sọ bí kí mọ́ ṣẹlẹ̀ láwọn tó gbá ti wà ní àwọn foreigners wọ́n wà wọlé wọ́n náà fẹ́ aṣẹ́ tújà àwọn kà tó fi exploit yìí àwọn òpónú ọmọ Nigeria ní last year ní ìgbà ensas wọ́n kọ lẹ́tà wọ́n kọ wọ́n pàṣẹ around town, èèyàn sign petition kan lè kan gbé embargo lórí Nigeria bí ìpé gọ́ọ̀mẹ́ntì ni ó jẹ́ yàrá gọ́ọ̀mẹ̀ntì tí oníkágbẹ́gbàgbà lórí Nigeria bí gọ́ọ̀mẹ̀ntì private jet tí ó tẹ̀lé tí dé UK inbetosi yóò kàn tẹ́bẹ̀ láàrin 2 hours tí a ti dé UK àwọn sì mọ̀ ọgbẹ̀ lórí TV <laughs> ọmọ Nigeria ní fi ń gọ́ọ̀dù láyé kálẹ̀ ẹbá gọ́ọ̀dù kalama àwọn sì máa gbádùn lé ayọ́ lọ kọ́dà àwọn gọ́mẹ̀ntì àwọn US UK wọ́n wẹ́kọ́mù wọn àwọn ń bá tí wọ́n lọ́nù gbanẹ́wà máa jẹyà gbogbo tẹ́wà ní ẹ̀ẹ̀tẹ̀ ní rí mọ́ ṣe bí ẹ̀ẹ̀tẹ̀ ẹ̀rọ́njẹ ẹ̀rẹ́ra ohun ẹni ẹ̀ẹ̀tẹ̀ ní orónjẹ mọ́ dé kẹ́ẹ̀tẹ̀ rárá kí ní rízìn àwọn ti kó àwọn alábòsí oníkálùkù ti yẹjú ẹ̀ gbalẹ́ àmà pé ah, àsáwà ní problem ẹkí wá kíkà fílẹ̀ kẹfẹ́ round up nígbà yìí tí àti ìyẹn lẹ́nà àwọn kẹtọ́ pọ̀ gan wípé àníkíní ìsẹ̀ alẹ́wọ̀n gọ́ọ̀mẹ́ntì kọ́sẹ̀ aláwà ni wọ́n ládùgbò wa gọ́ọ̀mẹ́ntì wọ́n gbà àwọn palliative gọ́ọ̀mẹ́ntì tí ó pọ̀ palliative ẹmọ̀ kí ọmọ tẹ́sẹ̀ ọ̀ tánàgbé palliative ọmọ Nàìjíríà tẹ́bàkọ́ gbé báàgì kan fún olè yóò kọ́ sàsí méjì ńlá wọ́n kọ́ gbé kan sínú ilé tí ẹ̀ná ìkejì asùtọ̀ pẹ́lẹ̀ ìfún ọkọ̀ pẹ̀ láàrin àwọn olórin wọn náà bóyá gọ́nà kan àní wọ́n sì gbé gánà ẹ̀kílẹ̀ gbé bákóbag láìsí bákóbag fódìdí àdúgbò ọlọ́lọ́mọdú báàgì tí mọ̀ látọ̀gọ̀ gọ́ọ̀mẹ́ntì wọ́n ti sa sa sa bákóbag ẹyọ kan ló padà kan ó dìdí àdúgbò oníkálùkù wọn kọjá lẹ́gẹ̀ẹ́ bákóbag oníkálùkù wọn wò kò sẹ́ni wọ́n tó lè fọwọ́ kabágbọ́bà kan ẹwẹ̀ mi agbẹ́bọ̀ sórí ìta mẹ́ta ní kéwù kí ní kéde yọ náà ike no intan sọ náà nìyẹn náà àwọn adádùgbò wa àwọn anìfẹ́ òkè níjúkà wọ́n láwọn èèyàn aláburú ni wọ́n o àwọn ni káwọn èèyàn máa kọ́kọ́ kalẹ̀ wípé wọ́n fẹ́ price wọ́n fẹ́ gbé báàgì kan fólé kan palliative ẹwà ọmọ Nàìjíríà ẹnìkan bí i àmẹ́ta pé náà wà ní family ó kọ̀ yẹn tent kọ́kọ́ wà ní list èyàn tọ́kọ́ gbé lísì fún òun tọ́kọ́ fún ọkọ̀ fámílì kọ́kọ́ fẹ́ gbogbo lísì tẹ́lẹ̀ oníkálùkù abẹ́ ìsinimá lísì fẹ́ ìyájọ́ ìwé òun pán ásá jẹ́ minú lé ní pé kíní kan wà ìwọ́nà àkókò kókò ìmúhàbì lọ ní pé èyàn mélòó ní èyàn kan per family ni o a representative of the family nínú family kan èyàn bí 10 kọ́kọ́ so that 10 bags ni ó wá sínú family kan without caring nípa other families kò kí ẹ̀mọ́ ní ìsinmi ó ti short 10 families ó short wọn down because of your own ìwọ ti kọ́kọ̀ yẹ̀ mẹ́wàá tó máa dé tó máa kọ́kọ́ every time you padà ọwá tí ń sọ ní Abdullahi Muhammad sọ́líù ní ìrìn àgìdì kan o lè switch yẹ́kọ́ tó máa ti ní Abdullahi aláwọ̀ yẹ́ kọ́kọ́ mọ́tán gbẹ́rẹ́ ọlá láìpẹ́ ẹbà ẹwọ ẹ ti rí báyà bí eventually wọ́n wá send the rest sí ń bọ́ ráṣẹ́ wọ̀n lẹ́sí dè ní ilé ní tàwàkàtà gbọ́lọ́lá ní àwọn ọmọ tó gbọ́ráṣì padà wọ́n lẹ́sí wọ́n jàǹgbẹ́ wọ́n sàkókọ ráìsì wọ́n dàdé níbàí ráìsì kókó kan padà kẹ́lẹ́bọ̀dì ní wọ́n ìgbà ibi tẹ́tì wọ́n kí bí i ọmọ Nàìjíríà gidi ní wọ́n ni bó ṣe ní ráìsì ń bọ̀ wọ́n yẹn wọ́lọ́ oníkálùkù sí mọ́ gbọ́lá fọ́mà ya ọmọ àkírí ah níbọ̀ mi ah ọ̀nà àwáṣì ní ráìsì bí agolo méjì ni no yes yes ẹ̀yẹ kókọ tí no ẹ̀yẹ kókọ tí ẹkọ tí èmi ẹmọ́ rẹ̀ inṣáàlá onílànú wọ́rẹ́ èyí ní kẹ́kọ́ oníkẹ́lùkọ́ mọ́ tí ra wọ́n sí pé lò èyí ní lò èyí ní bí bá bí pé á ah, níká a nífẹ́ ara wa a sì níbẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́kànlẹ̀ àwọn Nàìjíríà kí ni tí ẹbà jẹ́ ọkàn mini ṣe tó ló gbáre òun nẹ́lù àní àwọn olórin náà in tó ṣẹlẹ̀ ní kódà nígbà palliative yẹn mú ń gbọ́mà ìpé wọ́n ti ń pín láwọn ìlú mi bó ó ní bọ́ sí fi skópù pín ni not that ibé ah as àṣẹ́bìtẹ́ kọ́kẹ́sì wá kamọ́ sí ní Yeah, ah ẹ̀yìn èèyàn ẹwà ọkọ̀ lọ síbẹ̀ bí ẹranko ẹlọ lúti palliative ẹlọ sí custom custom office ẹlọ lúti custom office ẹ̀rù ọgbàyí ikẹ́ tẹ̀ ń lò bẹ́ ẹ̀ ń fèsà àwọn security personnel anyhow ṣe ìyàn tó bá nílà káà ìrìnṣẹ́ bẹ́ẹ̀ ah now ìgbàtẹ́ wá lùtì ẹ̀tàn mo ń sọ fẹ́ ní mo ń sọ fáwọn èèyàn báyìí pé èyàn tó bá lè ní júrà àti lùtì government property wallahi private yóò save ìrọ̀lẹ́jọ́ ọ̀nà lùtì shoprite ìrọ̀lẹ́jọ́ yẹn ní mo dé lálẹ́bàá mo gbọ́ pé wọ́n lùtì shoprite yẹ́yẹ́ àárọ̀ ọjọ́ kejì àwọn ìyá kẹtù lọ́bẹ̀ àwọn lọ ń lùtì èyí tó sẹ́kù ìbẹ̀rẹ̀ <laughs> ẹ̀rin pàmí ní olóka ẹni kí lẹ́wà ìkálò wọn fọ́sọ́ ní wọ́n fọ́sọ́ sọ́pọ̀ ẹ̀tì wọ́n fọ́sọ́ sọ́pọ̀ ẹ̀tì jọ́dọ̀ wọ́n fọ́sọ́ sọ́pọ̀ ẹ̀tì lú ti ẹ̀ òun wọ́n fọ́sọ́ ní erin kẹrin mọ́ wá mọ́mí mi ní à ó nílà káyọ̀ rẹ̀ mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ ha àwọn gbọ́kọ́ ẹ̀wọ̀ àwọn ẹ̀yà wọ́n gbọ́kọ́ wọ́n jalè ẹ̀yìn náà wọ́n wọ́n pé à ilẹ̀ fóònù everything tó bá ṣe lùtì náà lùtì mẹ́ táwọn yẹn gbé bẹ́ẹ̀dì tán gbé fúrìjì tán gbé kíní kan tán gbé bá tán gbé àwọ àwọn tẹ́bí ń panu àwọn tẹ́bí ń panu ẹwọ́n tẹ́bí àlàṣẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti mọ̀ àwọn pé àwọn sọ fáwọn ìmọ́mù káàkiri mọ́sílásí ẹgbà àwọn àdámsílá mọ́sílásí yìí àwọn ògùtàmù yẹn wá jíkó ẹkàn ní káwàá kọwàá lóògùn káwàá lóògùn àwọn mọ́sílásí ń kún lára àwọn ọgbọ̀n kejì nípa ọ̀yàn ń kọ́ tí wọ́n padà wáta sí bí ìyẹn ẹ̀dàkùn èyí tébí ń pa ó lè gbé fíríjì wọ́n náà wọ́n sí èyí tébí ń pa yóò wà gbé fíríjì bóòlù sí gbé tébí sí ń pa àwọn èyí kan parọ́ gáì kan parọ́ àti lásùn kẹ́ ṣe fídíò we must protest mo gbé ìgbọ́tọ̀ ó tún gbé bá dìsẹ́yìn bóòlù ibi sí ó ní we hungry day hungry day bóòlù ibi sí ń parọ́ tó ń rí bí fò káàkiri ẹ ti rí pé kìí ṣe gọ́ọ̀mẹ́ntì máa nígbà yẹn náà ní tánkẹ̀ àwọn ìbá tún lọ ń gbìjà tẹ́tí lọ ń ta gas àwọn ṣọ́pù káàkiri àwọn sílíndà lọ́lá ní yóò bá gbé lójú mẹ́sìn kí ní kan ensars ensars ṣe sars gáàsì ní sars náà tún ní ewu tún ní ah kí ni gbogbo ilé ìtòmí ọ̀nà engas ó ti di engas ó ti di engas irọ́ irọ́ lásán àwọn yẹnpa ó lè lásán ọlẹ́ ó lè bàbá Buhari ti sọ ti pẹ́ pé lazy Nigeria youth wallahi òdodo ni wọ́n sọ òdodo ni ọlẹ́ làwọn èèyàn ní kákébí tó ti mọ́kọ́ tó ti kọrí sóko tó ti lọ ń dáko tó ń retí wípé kókó jáde kágbàdó jáde kó lọ ta lọ́jà kí wọ́n náà ta níye tí ó rọ mẹ̀kúnnù lọ́rùn Ah, ah, èmi fẹ́ gbin òdúkú lọ́dún yìí ah, èmi fẹ́ gbin ẹ̀gẹ́ àwọn tó ríwọ́ pé tán sẹ́nu èmi fẹ́ kọ́ sí online bá jẹ́kẹ́ mi mọ̀ kọ́ data science jẹ́kẹ́ mi mọ̀ kọ́ AI jẹ́kẹ́ mi mọ̀ kọ́ programming jẹ́kẹ́ mi mọ̀ kọ́ kìní kan ah ok jẹ́kẹ́ mi mọ̀ sẹ́lẹ̀ ok jẹ́kẹ́ mi mọ̀ ṣe báyìí ok jẹ́kẹ́ mi mọ̀ tablet kóníkàdùkú ṣe tẹ̀ tóníkàdùkú sí ń ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pé káfí jẹ́ kí nǹkan rọrùn fún rárá ṣé ibi tábára láti bára wáyé àwọn kálùkù kára wọn the same Nigeria tẹ́tí ń justify yahoo yahoo òun lẹ́tí wá ń kọ̀m̀plé pẹ̀lú ọ̀dá ẹ̀ ń justify yahoo the same Nigeria tẹ́tí ń kọ́ wa bí ẹ̀ṣẹ̀ máa ń parọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń cheat bí ẹ̀ṣẹ̀ máa ń jalè bí ẹ̀ṣẹ̀ máa àwọn smarty smarty kẹ́ máa ṣe báyìí the same country lẹ́tí wá ń kọ̀m̀plé pé ìlú ọ̀dá ẹgbẹ́ kan sí wa so àwọn tí wọ́n ń tàwákan pọ̀ dé àwa náà sí ma ìpẹ́tọ́ èyàn díẹ̀ náà lòdòdó sí kí ni òní àní ògbòdòdó gbóyé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìtẹ́lẹ̀ náà kẹsùrọ̀ lókùn àyè náà alóòfin nǹkan rí ìròyìn wọn tẹ́lẹ̀ náà wàkẹ̀kẹ́rù mínú fasikun wàkẹ̀kẹ́rù mínú wà àkàrùn náà wà láwàrísùn bìnbìnbìn so àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà ìtẹ́lẹ̀ náà wọ́n ní gbà wọ́n ní gbọ́nà ni wọ́n so ló jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ti sẹlórí àwọn ìtẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn la'amla anna jahannam ọlọ́run ló wó fìlì jahannam ọmọ tán pè ní kọ́lọ́ ló wó la'amla anna ìfìlì yóò kún pẹ̀lú àwọn èèyàn tàbí jẹ́ kọ́lọ́mọ̀ so in tí ìfìní wọn bẹ̀rẹ̀ ní kí ẹmú Allah àwọn hukuku Allah subhanahu wa ta'ala àwọn hukuku al-adamiyyin hukuku àwọn òkúkú ará àdúgbò òkúkú jáàr níbọ̀ wa ká má sàbùsí ara wa ẹ́ ká jólódodo láàrin ara wa ká sì ní àánú ara wa lójú ká má sàdúrà fáwọn tí wọ́n darí ìlú wa ni ká má ṣe pé òkú gbàjẹ́ mọ́ lọ́wọ́ ká má tù Allah subhanahu wa ta'ala kò ṣe ní ọ̀mẹ́lẹ̀ kọ̀kan ẹ̀hẹ́